من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى اتقوا الله تعالى واعلموا أن الناس يبتغون ويبحثون عن الفوز والسعادة فبعضهم يرى أن الفوز والسعادة في جمع الأموال وبعضهم يرى أن الفوز والسعادة في كثرة الأولاد وبعضهم يرى أن الفوز والسعادة في في الحصول على شيء من أمور الدنيا كمنصب أو كدرجة أو كشيء يعظمه أصحاب الدنيا عباد الله لقد أخطأ كثير من بني آدم في طلب الفوز والسعادة لأن الفوز الحقيقي عباد الله الفوز الحقيقي عباد الله لا يكون إلا لمن زحزح عن النار وأدخل الجنة وقد قال الله تعالى في كتابه يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله الفوز العظيم والسعادة الأبدية في طاعة الله ورسوله وقال الله تعالى في كتابه فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور عباد الله الفوز كل الفوز أن تفوز في الآخرة وليس أن تفوز في الدنيا الفوز كل الفوز أن تدخل الجنة يا عباد الله فإن الفوز الحقيقي هو الفوز الدائم الذي لا انقطاع له فما العبرة إذن في فوز الدنيا إذا كان ينقطع يوما من الأيام عباد الله انظر إلى من جعل الفوز والسعادة في جمع الأموال فإن يوما سينتهي المال وإن لم ينتهي المال سينتهي صاحب المال الفوز الحقيقي عباد الله إنما هو في السعادة في الآخرة إنما هو في النجاة من عذاب الله عباد الله دجل gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ayin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala a sì wáyìn lọ́wọ́ rẹ̀ àti àforíjì rẹ̀ a wá àbọ́ ọlọ́ọ̀bá ibi aburú ẹ̀mí wa àtàbúrú sẹ́wa ẹni tọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala bá tó sọ́nà ní ọmọ náà ẹni tọ́lọ́ọ̀bá mo sì ń jẹ́rìí pé annabuwa muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́ bá ní a gbọ́dọ̀ jọ́sìn fún òjíṣẹ́ ọlọ́wọ́ bá sì ní pẹ̀lú ẹni àpọ́nlé ni ibadallah ẹ jẹ́ ká páyà ọlọ́wọ́ bá ẹ jẹ́ ká páyà ọlọ́wọ́ bá torí pé níbi ìpáyà ọlọ́wọ́ bá ibẹ̀ ló wà ibadallah oríṣiríṣi ìgbà àti lóríṣiríṣi ayé àti lóríṣiríṣi ọ̀rọ̀ láwọn èèyàn máa ń sọ nípa kí ni success gangan kí ni èrìnjẹ́ kí ni ọlá àwọn ẹlòmí rí success níbi pé à kíyàn lówó kíyàn bá lówó wọn ni is successful kò bá jẹ́ kéfèrí ibadallah so bákaná ẹlòmí rí success sí bí pé kọ́lọ̀ wọn bùn lọ́mọ gan yá is successful kí ló fi rí success o bí ma gan ẹlòmí rí success sí bí nǹkan nínú nǹkan ayé successful footballer ni pé òun náà àtẹ́nu success nínú ayé òun náà successful ẹlòmíì tí wọ́n fi lóhun wà successful kódà ó lè jẹ́ níbi haramu ọlọ́run ọba nínú nǹkan nínú nǹkan ayé ẹlòmíì sì rẹ̀ níbi ayé lásán náà ni pé ah, successful footballer successful basketballer ni ibára Allah ibi tí success wà àti sí àgbóyẹrẹ ìbáraláà ibi tí success wà lódodo ìbáraláà òun náà ni success ayérayé káwà bíra wa nínú gbogbo success ta ti dákọ̀ yìí èwo láyérayé nú rẹ̀ ìbáraláà àwọn akẹ́mẹ̀ ti lówó lánàá tí wọn ò nímọ́ lónìí success náà wádàá ẹni tó wọ rẹ̀ tán òun máa padà tán success yẹn da ibadallah ibadallah àwọn èèyàn máa bímọ tó ti pé àwọn ọmọ òun jama kankan ibadallah success yẹn wá da ibadallah ibadallah àwọn èèyàn máa achieve nǹkan nú ayé tó yẹ pé nínú ayé yìí gan kò tún padà wúlò fún wọn mẹ́ ibadallah kẹ ma sí ma ń ròyìn ẹwà rí ah, nǹkan ẹyọ kẹta fi ń dẹ́lò mí mọ̀ ti wà successful rí òun náà ni pé ká àwọn èèyàn tó kàn rántí ń gbà àwọn èèyàn tó witness ẹ̀ ń gbà yẹn ká lè tọ́ka sí pé ah, bàbá tí ń lọ ọrún bàbá tí ń lọ ọrún àà kọmíṣánà nígbà fẹ́ àwọn pé àà ah, àwọn pé ẹni in tí ó yíwa nìyẹn pé success kọ́ nìyẹn in tí ó jẹ́ kéye wa pé ibi tí success wà kọ́ ní ibadallah ibadallah ibi tí success wà òun náà ni success tí ó ma bẹ̀rẹ̀ láyéláyé ibi tí success wà òun náà ni success tí ò ní tá ibi tí success wà ibadallah òun náà ni success tí gbogbo ayé ó lè rí báyìí àtọ́mọ ẹni alákọ̀ọ́kọ́ nínú àwọn ọmọ nẹ́bí adam àtẹ́ni ìgbẹ̀yìn tí wọ́n lè rí success yẹn a success wa ló wá tó báyìí ibadallah kábíra wa fawzu wo ló tó báyìí success wo ló tó báyìí success kan wà bẹ́ẹ̀ ibadallah success kéyàn wà aljanna ọlọ́wọ́ ọba kó sì bọ́nù real success ibadallah in tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala na fi ń sọ ní àyínà al-Qur'an al-Karim ọlọ́ọba subhanahu wa ta'ala ń sọ ní pé kullu nafsin za'iqatul maut gbogbo ẹ̀mí pátápátá ni ó tọ́ o gbogbo ẹ̀mí pátápátá ni ó tọ́ o so gbogbo success tó bá lò níláyé yìí ikú padà bọ̀ wá gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run wá ní wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah àmá ìgbà tí gbogbo yóò gba ẹ̀san yín lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ ní o ọlọ́run wá ní faman zuhziha 'anil nar ẹ̀ ẹ̀rẹ́ ni aljanna tó wá wà aljanna faqad faz ẹniyàn ló ti jèrè ọjọ́ kan

ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ ta bá gbé sáàlì jẹ́nà ọjọ́ ìrìnà látọ̀ sí mi ibadallah ìta ń tèlérè jẹ́ òdodo aljanna ọlọ́wọ́ bá ní o ìta sì ń pè ní èrè jẹ́ òdodo kíyàn rí bí bọ́nú náà ọlọ́wọ́ rí kò ní fọ́nú fọ́nà bóòlè yóò ṣe ṣiṣẹ́ tọ́ Ibadallah ọ̀pọ̀lọpọ̀ yẹn ti gbàgbé in tó jẹ́ success lódodo ẹlẹ́lùmí Ọlọ́run bá tún wá jogún èròǹjà success òdodo fún yóò sì túnmọ̀ wò pé à ah, Ọlọ́run bó sì ah, kẹkẹ fa'afúzaka fawzihi ibadallah wẹ́ra sí tó ń sọ fún ààrẹ ní pé ka áàkìsírù ka khasaratihi yáà kí mi náà sí wà successful bí lágbáyá ọlọ́wọ́ bá dẹ̀ sí musulmi ibadallah ọlọ́wọ́ bá sí ẹlẹ́ni tó bá bàrá ẹ̀sìn ọlọ́wọ́ bá ibadallah ẹni

òdodo ọlá òdodo ó sì ta fún ayé ìyẹ̀rọ àdàlá ó sì lówó òfẹ́ àwọn àwọn sísẹ̀ ọmọ wà modern civilized tóun a musulmi aka ma ṣe kí ní ohun òsè islamu ma ìbádàlá gbọ́lọ́hun tí ń sọ iye èyàn wí ní o orí tóun fi islamu èyàn kan ló wí ó ní tó wí fi islamu lẹ́nu àwọn èyàn máa ní àwọn kan tó fi lówó fala hawla wala quwwata illa billah ọlọ́wọ́ bá jogun fáúsù fún islam ó sì ta fún ayé ibadallah ẹgbẹ́ kò sí bá a ṣe fẹ́ rí fáúsù yìí àyàfi níbi ìtẹ̀lé ọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ tó bá fẹ́ jìrì lódodo sáà tẹ̀lé ọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ ayé yóò padà tán lójọ́ kan gbogbo àwọn tó sì ní ayé yìí padà tán lójọ́ kan ibadallah wallahi ayé ma ń àwọn tó ní ayé àwọn tó ń wá ayé ó sì ń kí àánú ní ọdún mẹ́wàá sẹ́yìn tó ní tẹ́bá kọ̀ǹfíẹ̀ rẹ̀ pẹ̀lú ẹni tó ní lónìí kódà kò jámà kankan máa ìbádọ́lá wàláhì ayé ni ìbádọ́lá ẹ sì tún mọ́ kánú pé á ah, ìgbà náà sì wá ó sì wá ó ìbádọ́lá bó ṣe rí ni ẹ̀ má gbàgbé ìpín rẹ pẹ̀lú Ọlọ́run Ọba má ta ìpín rẹ pẹ̀lú Ọlọ́run Ọba fún kẹ́kẹ́ nítorí ayé yìí ibadallah má ta ìpín rẹ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nítorí nǹkan tí ó tán ibadallah ọ̀pọ̀lọpọ̀ ti ta kò sì mọ̀ pé ti ta ẹlòmíì sì ta kò sì bùkátà nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ عباد الله الله سبحانه وتعالى صفوانين على القرآن الكريم الله باني فأما الذين آمنوا إلهوا تنقبوا وعملوا الصالحات أتتون سدادا فيدخلهم ربهم في رحمته الله أبو في وسن كاره ذلك هو الفوز المبين الله باني إليه جنجاني success declare ọlọ́wọ́n bá fìyàn sínú kẹrẹ Allahu akbar ìbáraláà ẹni tọ́lọ́wọ́n bá bá fi sínú kẹrẹ ó sì ti rí gbogbo kẹ́ ẹni tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá sì yọ kó nù kẹrẹ gbogbo tí ó bá ní ẹ̀mí rẹ̀ sí ní balẹ̀ ìbáraláà gbogbo tí ó bá ní ìkannú àwọn olówáyé ìkannú àwọn olówó ó bí ìkannú àwọn ọla ọlọ́wọ́ bá bóòlẹ̀ mi tí ma ma mi tí ma ń balẹ̀ náà inú yíká ma ń dún gbogbo wà ó wá fèsì fún pé òòrọ̀lọ́wọ́ bá táwà ń sìn ọlọ́wọ́ pé yóò àmọ́ eyi tẹ́yìn tẹ̀lé tẹ́ǹlé nle gbọ́dọ̀ máa jà fún ní ẹ gbọ́dọ̀ máa strive fún ní ẹ̀yin náà sì padà mọ̀ ní kọ̀rọ̀ ẹ̀mí pé yóò padà jàmbá yín náà ni Ibadallah ìkanú àwọn ẹni síwájú rere orí alákùnrin kan tó ti kọjá sírọ́tù ní ibadallah anábi sallallahu alaihi wasallam náà máa sílé fáwọn sọ̀hábà rẹ̀ anábi ní law ta'lamuna ma a'lam àti ẹbá ma tí mo mara la dahiktum qalila ẹni yóò kéré wala ẹ kò lẹ́ni tí ó mọ̀ sọ fún ga ń sọ́lẹ̀ fáwọn sọ̀hábà ó bá ipẹ́ ẹ ma ń tẹ́ mi mọ̀ ní o ẹ kéré lẹ́ni tí ó mọ̀ rẹ̀ ní ẹ sì pọ̀ lẹ́ni tí ó mọ̀ sunkún gan ìbádọ́lá ó wá ń bí ìkánà àwọn ẹni rẹ̀ tó ti síwájú tó sí ó ti gun ìkà sírọ́tù ni oní ara ìbádọ́lá òkè sírọ́tù annabi sallallahu alaihi wasallam sọ fún wa pé adakku ó wẹ́ ju ìdálọ́ ó mú ju ìdálọ́ ìbádọ́lá anábi sallallahu alaihi wasallam pé ó tún wá ní àwọn kalalib wa khototif anábi ni ó ní kalalib àti khototif kalalib àwọn ẹ̀gún àwọn khototif ni hook àwọn gají o ma hook àwọn èèyàn ìdálọ́lá ọlọ́wọ́ bá wá ń ṣẹwárí òkè yẹn òkè àti bíríjì àti rọ́tì yẹn ọlọ́wọ́ bá wá ní wa in minkum illa wariduha kò sẹ́nì nú ọlọ́wọ́ bá ní kana ala rabbika hatman maqdiya so eléyìí ó ti parí lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ojú sẹ́rẹ̀ ni ìtorí náà ibadallah ibi tí fáwọ́zù ibi tí sọ́kẹ́sì wà má sì jẹ́ kí success yẹn bọ́ má jẹ́ ó bọ́ mọ́ lọ́wọ́ rí success fi níbi kó bàbà rẹ̀ sí ọlọ́wọ́ bá ìbáraláà má jẹ́ owó má wà jẹ́ ó bọ́ mọ́ lọ́wọ́ nígbà kankan ìbáraláà tíyàn bá ń ronú báyìí ṣètọ́nù ní wá báyàn torí ẹ̀ ṣètọ́nù tíyàn ti mọ̀ tó ti wà lórí dáadáa tẹ́lẹ̀ bẹ́ kírun òun yóò kọ́kọ́ dé mọ́sálásí ṣètọ́nù mú kàn wá bá ẹgbẹ́ rẹ̀ ó rí wọ àwọn ẹgbẹ́ rẹ̀ ọkọ́ náà ń gún kọ kírun ìmọ̀ sọ fún ọkọ́ máa pẹ́ díẹ̀ díẹ̀ kó tọ́lọ kírun ó máa dúó ọgbẹ́ tó bá ń pẹ́ wọn àsìkò òun ló fi jèrè fara haula wala quwwata illa billah ibadallah ẹ jẹ́ ẹ̀sìn wa ẹ mọ̀ pé ibi ẹ̀sìn wa lè rẹ̀ wá ayé yóò sì padà tán lọ́jọ́ kan táyé yóò bá sì tán a padà tán táyé yìí ti tán ibadallah barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ni wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim aqulu qawli hadha الحمد لله رب العالمين والصلاة والسلام على ختم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله الله سبحانه وتعالى has described to us in so many scenarios in the Quran the reality of true success, ibad Allah. That is why we should never ever be carried away, ibad Allah. No matter what Allah subhanahu wa ta'ala has given you of this life. If Allah has given you wealth, know that true success does not lie, lie in acquiring the wealth, but in what you do with the wealth. If Allah subhanahu wa ta'ala has given you posts, has given you a mansib, a post or something of value among the people. True success does, does not lie in attaining that post, but so what you do with it, about Allah. About Allah, if Allah subhanahu wa ta'ala has given you anything of this dunya, it is not a guarantee of true success, about Allah. True success lies in the worship of Allah subhanahu wa ta'ala alone. And it is with true success that we can be serving this dunya and the hereafter ibad Allah. Ibad Allah, it is when the Muslims, when they thought that success in, is in some other things, that is why Allah subhanahu wa ta'ala is punishing them. They thought success is in emulating the kuffar, the disbelievers emulating them, imitating them, and copying them. That is where success is. And Allah subhanahu wa ta'ala showed them and disgraced them. The Muslims, Ibad Allah. Look at Ibad Allah. We have billions of Muslims on the face of the earth, Ibad Allah. Billions of Muslims on the, on the face of the earth. And our Muslims brothers are being killed by the Jews in Palestine and there is nothing we can do. Not that we are not doing anything. There is nothing we can do. Because even if we try to do anything, you would also be extinguished by the kuffar. Why is that about Allah? Allah is punishing us. Allah is punishing us and showing us that not until we return back to our religion. The Sahaba were not as plenty as we were. But they conquered Rome, they conquered Egypt. They conquered so many places in the earth. And we are billions of Muslims today. And, <laughs> and Muslims are being killed, about Allah. It conveys a very, very important fact to us, about Allah. That success lies in going back to our religion, about Allah. It is in returning back to our religion that Allah subhanahu wa ta'ala will grant us success over our enemies. Not in numbers, ibad Allah. Not in numbers. In so many of the battles of the Prophet sallallahu alaihi wasallam, the believers were always lesser in number. In fact, when they were more in number, Allah showed them that it is not your number. Allahu Akbar. was Hunayn, in the battle of Hunayn, the believers were so plenty. They were very, very plenty. And they said, لَنْ نُغْلَبُ الْيَوْمَ مِنَ الْقِلَّةِ They said that ah, we are not going to be defeated today because we are, we are not plenty. And wallahi, the kuffar, they almost conquered them. لَوْلَ Allah If not for Allah. Allah says, وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ on the, on the day of Hunayn, when you are amazed with your plentifulness. وَلَمْ تُغْنِ عَنْكُمْ And it did not, your plentifulness does not suffice you. That is what Allah says. About Allah, it is not in numbers, but in steadfastness and returning back to our religion. We are billions of Muslims on the, on the face of the earth. What are you able to do? Haven't you seen that babies and are being, your, your, your fellow Muslim brother babies are being killed by the Jews? What are you able to do? What is the old Muslim Ummah able to do? Other than we pray for them, Allah. Because you know if you do anything, these enemies of Allah, they will, they will extinguish the Muslims. That is the punishment of Allah for leaving our religion. About Allah, victory is never in numbers. As long as Islam is concerned, victory is in steadfastness. Who are those that are steadfast for Allah? This is how we attain success, عباد الله. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهدنا الى البر والتقوى اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخوانا للمسلمين في كل مكان اللهم انصر إخوانا المسلمين في فلسطين اللهم انصرهم يا رب العالمين اللهم انصرهم يا رب العالمين اللهم احفظ أنفسهم اللهم احفظ دماءهم اللهم تولى شؤونهم اللهم يا رب العالمين إنا ندعوك وأنت مستجاب الدعاء وأنت تجيب الدعاء يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم أذل اليهود والنصارى أجمعين اللهم لا تعنهم علينا اللهم اجعل كلمتك هي العليا يا رب العالمين اللهم دمرهم تدميرا اللهم زلزلهم زلزالا اللهم رد كيدهم في نحورهم اللهم انصرنا ولا تنصر ولا تنصرهم علينا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد